الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ما في السماوات وما في الأرض يغفر يشاء ويعذب من يشاء والله غفور رحيم والله على كل شيء قدير تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون الله خيرا جزاها adúgbò fún afẹ́ tí wọ́n kọ alukọ̀hán fún wa ọlọ́run ìṣẹ̀dá lọ́rọ̀ ní àfààní wọlọ́lá ilẹ̀ ìrọ̀lá àmọ̀bọ̀ sí ibi ìgbésẹ̀ tí àtọ́rí rẹ̀ jókòó òun náà ni ìdánilẹ́kọ̀ọ́ nípa ìṣàgbéyẹ̀wò lórí ìlànà wo ni Islam ní ká máa gbà ṣe cooperative àbúrú cooperative rú ala a ní alájẹsẹ́kù ní ìsìláàmù gbà láàyè àti pé tàbá tẹ̀ ní abẹ́ máa sọ̀rọ̀ àbí abẹ́dá báńkì ti mùsùlùmí kalẹ̀ kí làwọn ọjà tí àbí àwọn òwò tí a lè máa ṣe ilé ni àwọn bá إن الحمد لله نحمده ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه اما بعد ادغفر وباوا الحمد لله رب العالمين ولم kọ́ mọ́sá bá wa ṣe àlékún òkè annabuwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará alé àtàwọn sọ̀hábẹ̀ annabuwa muhammad sallallahu alayhi wa sallam kò fi wá kárí gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánàá nàbì náà sallallahu alayhi wa sallam tí ó fi dìjọ́ gbẹ̀ǹde alkiyama bá ti pọ̀ tó níbi nílùú sílé lè yí ọlọ́mọ yọ nìkọ̀ọ̀kan wa kò nínú wa ọlọ́nkọ́ mọ́sá sí wá ní ọmọdéyà annabuwa muhammad sallallahu alaihi wasallam torí èrèǹgẹ́ mùsùlùmí òun ni kí wọ́n tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam kọ́tẹ̀lé ní kọ́kọ́ kọ́tẹ̀lé ní gbangba bí èèyàn bá jẹ́ mùsùlùmí tí a rí i pé ń fi apá kan tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam ń sì ń fi apá kan tako ti annabi sallallahu alaihi wasallam ìwẹ̀ ni bẹ́ẹ̀ akaramakumullah ǹjẹ́ àti ẹlẹ́fẹ̀ẹ́ mùsùlùmí bí àwọn ìmọ̀ọ́mù ní kò lè jẹ́ mùsùlùmí wallahi bó ti rí nù torí náà lẹ́ẹ̀kan sí ọlọ́mọyẹ̀mí àtẹ̀yìnkò nínú ìjọ ànábùwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́kọ́ mọ́sàásí tààrà ṣáájú kí n tó máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí kámọ́ torí pọ́jọ́ ti lọ kárìn bí ó ti yẹ kárìn mo kí àwọn bàbá wa àwọn àlùfáà wa tí wọ́n wà níkàlẹ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa chief imam ìlú òsì ọlọ́run tí òfin ṣàṣáájú ọlọ́run ní sọ ń bèèrè ẹ̀yìn gbogbo tí èèyàn fi wá jẹ́ aṣáájú lójú ọ̀nà tọ́lọ́wọ́ àti tàbí yìí sallallahu alaihi wasallam ah, ọlọ́run ọmọ sàmọ̀nà yìí síwájú sí i ọlọ́wọ́ ma sàmànà yí síwájú sí ọlọ́wọ́ jẹyìn ọmọ sáájú wa lọ bí táà fi sórí rẹ̀ nínú ayé àti tọ̀run ọlọ́wọ́ dáwà náà tẹ̀lé yí débi orí ayé àti tọ̀run orí ayé àti tọ̀run náà ní kíyàn tẹ̀lé ta nẹ́bí mo kí àwọn bàbá ahlan wa Eku rẹ̀ ẹ̀kú àfọkànsí ọlọ́ọ̀sán ilẹ̀ sàdáadáa ìbáni nǹka bí lọ́yà àti ka ogbó ẹlẹ́ẹ̀ka mẹ́rin náà ẹ́ mo kí ogbó ẹ̀yà àgbàlagbà gbogbo àwọn olóyè ẹ̀sìn gbogbo ẹ̀yìn ẹ̀yìn ẹ̀rọ bẹ́ẹ̀ bá jẹ́ ya súnlẹ̀ ìyá dínlógún ayé ìyá mú kí yí kó oríire o ọlọ́wọ́ jẹ́ jẹ́ ya súnlẹ̀ náà pẹ́ o ìyá súnlẹ̀ tàbí sọ́lọ̀lọ́ ọlọ́wọ́ ṣe gbogbo wa lẹ́ẹ̀kan sí àdúrà pàtàkì ní ọlọ́wọ́ ṣe wá lọ́mọlẹ́yìn ànábì gbogbo ń tá fi lè tẹ̀lé ànábì ààrẹ náà lè tẹ̀lé àwa sọ yàn láàárọ̀ torí tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam العلواني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اني لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ألم النبي محمد صلى الله عليه وسلم وأولئك ربك على فنيت ما وقصه ẹ máa wà nábì kọ́ se ní gbogbo ọ̀nà sallallahu alayhi wa sallam ẹ̀rí àdánwò tá a rí lónìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí lónìí ọlọ́mọdé ọ̀rọ̀ wọ́n dàbí àwọn kẹta kùránì bú nu'minu bi ba'din wa nakfuru bi ba'din bàbá tẹ̀rí ń bú àwọn yìí ọlọ́run ní ma sì dàbí wọn àmọ́ ìjà ń dàbí wọn lónìí àbá dàbí wọn ọlọ́run lẹ́ra wọn kan àwọn wọn wò ibi ọrọ̀ ni lómìnú lè bí a ah, ẹ̀gbọ́ ilé ìjà ṣé káwá jẹ́mọ̀ àyùn ọ̀dà bọ́bá dilé wọnẹkùnrú bèbá àbẹ nígbà àwọn ìmọ̀ọ́mù bá wá gbé mùsùlùmí ètò ń sọ̀rọ̀ gba ẹ̀dàkùn ìmọ̀ọ́mù ọ̀rọ̀ òlú lélẹ̀ wọnẹkùnrú bèbá àbẹ. nígbà àwọn ìmọ̀ọ́mù bá gbé a ń ṣe mùsùlùmí la mẹ̀yìn sí níta tó ń bá tẹ tó ń tọ̀ nǹkan léyìí mùsùlùmí èsè gba ẹ̀sẹ̀ òkè àmọ́sẹ̀ ọlọ́run ní gbogbo ẹni tí ń bá ń wí bẹ́ẹ̀ èyí ọ̀kadà mọ̀ lálùkè àmọ́ nu'minu bi ba'din wa nakfuru bi ba'din ẹni ọba sọ ìsìláàmù di pé èmi ò mú èyí tí ọ̀rọ̀ kò sí èyí ọ̀tí ẹ̀rọ ọ̀run ní ìsìláàmù bàbá wàláì kò sí èyí ọ̀rọ̀ àfi bí ṣe ìtọ́ni bá ń dààmú yà gbogbo ẹni ọba sọ ìsìláàmù ti ẹ̀dà bẹ́ẹ̀ ọlọ́mọ ọkà bàbá lálùkì yà máa wò. ọlọ́nkọ́ mọ́jẹ́ mọ́ àtẹ̀yìn ọlọ́mọ́jẹ́ mọ́sẹ̀wá ládọ́rùn òótọ́ ọlọ́njẹ́ àmòótọ́ látàyé ń bì kí a fi ayé ká gbádùn àlìkìyà mọ̀nà ẹ̀yẹ̀ tí ọlọ́run fẹ́ gbogbo ẹ̀ náà lọ́lọ́run a <laughs> olùwàwà láwọn àwọn oníkí mùsùlùmí gidi ọjọ́ odòkòló fèsìlmì káfàtà Allahu akbar ọlọ́run níbi ọba kó sínú ìsìlámù yìí káfàtà àtòrí àtara àtẹsẹ̀ ọ̀nà òfin kó sínú ìsìlámù ká bá orí mùsùlùmí nínú ìsìlámù ká gbúrò ẹsẹ̀ rẹ̀ ní ibòmí ọlọ́run orí mùsùlùmí tóun ní ajẹ́kọ̀ọ́ fẹ́dọ̀kọ̀lọ́ pèsè ní kàbàtà sẹ́rí àìfi gbogbo ara kó sínú ìsìláàmù bàbá òun náà lọ farú ọ̀rọ̀ tá fẹ́ sọ lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ń kírun ń gbààwẹ̀ kódà bọ́yọ̀ náà tiẹ̀ bá ṣe ẹ̀bọ̀ sí lọ́rọ̀ tiẹ̀. àdádálẹ̀ ẹ̀sìn irú ẹ̀sìn tá nẹ́bí ó sìn tá ń pè ń bídíà ọlọ́ni ọyọ kú lọ́rọ̀ tiẹ̀ tó gbogbo àwọn tó ní yàrùn ni wàláyà àrùn ni ọlọ́kọ́ mọ́sáwò wá sàn bẹ́ẹ̀. àmúwọ̀n ọ̀mọ̀ pé àṣẹ ìsìláàmù débi òwò wo mo lè ṣe irú òwò wo ni mo lè ṣe ẹlòmíràn mọ̀ pé ìsìláàmù débẹ̀ kọ́dà yóò sọ fún yín ni pé àbá àti ọlọ́kàn ti ń lo ọ̀rọ̀ bísínẹ́sì akaramakumullah baba mọlọ olùkà ìfẹ́ dákọ ìlú náà gbogbo ìfẹ́ ní àmì àgbàlagbà bí mo gbogbo kọ wọn ṣe sàrà. àwa <laughs> ń bi nìkaahù ìgbéyàwó mùsùlùmí wọn bá ní tọ ẹ àlọ ìgí o ọlọwọjọ lálùbáríkà o ẹ àwọn mọmọmọ wá o àwọn ẹ̀yà kìíní mo wà sẹ́rí gbáradì ìgbọ̀nbi tí mo jókòó náà bá ní bàbá kìíní ọlọ́tí náà mú owó ìwà ọlọ́lọ́ọ̀jọ́ lálùbáríkà bàbá kìíní ọlọ́tí àwọn ọlọ́tí ní ń ta pé àmọ́ mùsùlùmí lòun náà <laughs> òun náà sì fẹ́ kí igi yìí ó ní àlùbáríkà a mọ̀lọ́lọ́ mẹ́sàánú wa ó dúró ní gbèsè ní ká sẹ́gbẹ́ ìwé ìdí gbogbo ara wọn ní ìsìlámù gbogbo mùsùlùmí tí ń kírun tó tún sí ṣọ́ọ̀bù ọtí àbí mú kò fi gbogbo ara kó sínú ẹ̀sìn ọlọ́run wàláhì ntí kùránì ń fún wa náà nù ó dókò ló fèsì lé ká gbogbo ara yín ni ẹ̀fí kó sínú ẹ̀ èyí ò ló péyàn sẹ́rí gbogbo ìsìláàmù kọ́nà bó ipé ẹsẹ̀ kan lèyàn náà ta wàláhì kọ̀ wọlé tí gbogbo ara ń bẹnu lé wà nà ẹsẹ̀ kan gbé àgbọ̀dọ̀ kó yá iná yẹnyẹ ẹ mọ̀ ọ́ wà lẹ́kọ̀ọ́ kan. ọlọ́mọ sọ̀rọ̀ tí wà bẹ́ẹ̀. irú ẹni bẹ́ẹ̀ bó bá dálì kìyàmà yọ kábàámà. anábùwà muhammad sallallahu alaihi wasallam anábì júwe fún wa gráfíkálì tàbí tágbọ̀yé púpọ̀ anábì ní bá dé àlìkìyàmà ana faraqukum ala al-hawd èmi ní ṣáájú yín lọ bí àbàtà àbàtà ńláńlá ni àwọn bàbá wa alábàtà kan ń sára ọlọmọsá àti gbogbo alẹ́ tí ó mú mi ń bẹ́ olórí ilé èèyàn ni ó dé àbàtà kan sára anábìlẹ̀ mi ní lọ dúró dèyìn kalẹ̀ ń bẹ̀ pé àwọn àlùmọ̀ mi ń bọ̀ àwọn àlùmọ̀ mi ń bọ̀ sọlọlọ́wọ́ àríwọ̀sán anábì fẹ́ràn wa púpọ̀ kọjẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bọ́ba pé bó ti wu ànábì náà nìkan ní wọ nánú àlùmọ́ rẹ̀ àmọ́ ànábì náà ké fún wa pé tọ́ àmọ́ tí ẹ fi jẹ rọ́rọ̀ sọ lọ́dọ̀ ọlọ́run tí ń fi lè ṣèpẹ́ yín òun ni iṣẹ́ tí mo jẹ́ fún yín ẹ tẹ̀lé bẹ́ẹ̀ bá ti tẹ̀lé ẹ̀rí kùdìẹ̀kùdìẹ̀ yín tó kù ní ẹ̀fì nílẹ̀ àmọ́ ìjà náà rẹ́dì kábà nẹ́bí gbé débi tí olówó ti ràn wá lọ́wọ́ ibi ọ̀rọ̀ udkhulu fis-silmi kafata anabi sallallahu alaihi wasallam anabi ní bóun bá ti wá rí wa lókèrè báyìí inú wọn wà dùn pé àwọn èèyàn tèmi ló dé yìí àwọn àlùmọ̀ mi ló ma ara wọn màláìka lọ́wọ́ ni máa lọ bí yẹn bá ń báyìí aṣọ ìlú níyà ayé àti nígbà tí yẹn bá ń tí ń wo pé àbàtà tí wọ́n bí náà ní ọ̀nà àlìjẹ́ndà náà a àwọn màláìkà tí àwọn àwọn èso ojú ẹ́ iṣẹ́ tọ́lọ́run wọn làwọn ń ṣe kí ni ọlọ́run bẹ́ẹ̀ pé láyà àmọ́ra fún àwọn ìtọ́lọ́mbàjẹ́ láwọn ó ṣe ni wọ́n máa wá yọ àwọn kọ̀ọ̀kan èèyàn wọ́n wá ìwọ <laughs> wọn ò tún yọ ẹlòmíì náà bu ẹyin anabilarọ wa ta wọn wa ta asahabi asahabi àwọn èèyàn mi lẹ ń yọ yìí àwọn èèyàn mi lẹ ń yọ lẹ ẹbí ọlọ́run ti sàdéhùn mi dé gbogbo wọn ni èkó wọlé ọlá wọlé ọlá ọlọ́wọ́ wa ní káwọn màláìkọ̀ dá nàbì lóhun sallallahu alaihi wasallam kí lọ́wọ́ wí ń dọ́nà innaka la tadri ma àdásù bá àdàkà ìwà nẹ́bí ibi tó màmá ni ọ sọ máa o ọlọ́run ní sọ ọlọ́run ń wà nẹ́bí ibi tó màmá òun ni kò sọ ọmọ lónìí. orí àwọn tí mo ní wọ́n máa yọ yìí wọ́n kà fojú jọ àlùmọ̀ rẹ ni ìwọ ọmọ tí wọ́n dẹ́wò nígbà tó sí láyé mọ́ dáàdi ibi ti wí bá nẹ́bí ti wí náà. innaka la tadiri ma ahdathu ba'daka àwọn eléyìí irú ìsìláàmù tó gbé wákà wọn ń ṣe mọ́lẹ́yìn rẹ̀ wọ́n ti yí wọ́n ti ń ṣe mi. míì gbogbo ẹni tí ń ṣe ìsìláàmù míì yàtọ̀ fún tànẹ́bì ẹ̀ wọ́n ti yọ ọ́nù nígbà tí ń bá ń wọ àlìjánà lọ́kàn yìí ma àwọn eléyìí irú ìsìláàmù tí ó tó gbé fún wọn káwọn ń náà bàbá bá dé àwọn ẹ̀lú ní pé náà wọ́n ń àyè hmm? lóríṣiríṣi tí mùsùlùmí yọ fẹ́ jẹun ni ẹlòmíì ọkà fẹ́ kọ́ èèyàn jọ ni yọ sáà kankan fún wọn tó ń lóòrí bá nẹ́bí dẹ́rù ẹ̀dàkùn gbogbo eléyìí ṣe ayé mọ́ ọ̀rọ̀ ọ̀mọ̀gé àwọn yàrá ju bá ń sọ ti lọ yìí èmi náà bá ní ẹ ń dá o ti lọ ẹ mẹ́jà lónìí torí náà rí níta wá jòkó ti gbà wá mọ ara tí ó jẹ kí èèyàn gbogbo ara kó sínú ìsìlámù ni. èèyàn gbọ́dọ̀ máa jẹ́ mùsùlùmí kí ìsìláàmù rẹ̀ ọmọ débi irú ọjà wo lọ ń ta irú ọjà wo lọ ń rà irú owó wo ló ní irú owó wo ló ń ṣe gbogbo ẹni ìsìláàmù dá sí o mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́ pé a ṣe bí mo ti wá kírun mọ́sálásí ẹ̀fí nílẹ̀ kọ́dẹ̀ lómi ò ní ọ̀rọ̀ òṣèlú lélẹ́yìí ọgbọ́dọ̀ òṣèlú yìí tí ó kú bọ́ ọlọ́dọ̀ ọlọ́run náà ẹlòmí ọgbọ ọ̀rọ̀ bísínẹsì lélẹyìn lọọyà ọ̀rọ̀ bísínẹsì lélẹyìn o a ah, ah. ọlọmọdé àṣẹ bísínẹsì tí ó kó wa wọ náà o ọlọmọdé àṣẹ tí ó kó wa wọ náà o àmọ́ bísínẹsì ó mọ ọ̀pọ̀lọpọ̀ wọ náà ńbẹ náà kúrò á níbẹ̀ bẹ́ẹ̀ni ọlọmọdé náà ń jẹ rìbá ìyẹn ni pé ń gbowó èlé òun náà ń san owó èlé ara tí ó mẹ́lòmí wọ̀ náà nù ọ̀nà kan mọ́sà ṣe ni àtẹ̀yìn bẹ́ẹ̀ torí náà bí wọ́n bá ń pè wá pé ẹ wá ṣe cooperative ti Islam ẹlẹ́jà á wò pé ní àtẹlẹ́ ìlọ́wọ́ afẹ́ ọkàn o torí pé àṣẹ Ọlọ́run ni pé ó dúkòó ló fèsì ní káfàtà gbogbo ara yín lẹ gbọ́dọ̀ fi kó sínú ìsìláàmù tẹ ẹ bá fẹ́ ṣe ìsìláàmù tí ó wúlò tí ẹ fi ní dọ̀hún tí wọ́n máa fà àyàn yọ pé ìwọ ọ̀kẹ́ jọ wọ́n ní sara wọn wẹ́yìn ọlọ́mọsí tèmi bẹ́ẹ̀ mọ́sí ti iná bẹ́ẹ̀ àmọ́ ọlọ́run ò ní sọ̀rọ̀ kọ́mọ́rí bẹ́ẹ̀ àwọn kan rí bẹ́ẹ̀ táwọn náà ti rò pé mùsùlùmí gidi làwọn ìgbè pọ́tọ̀ ní ta nẹ́bí sí ọ̀tẹ̀lẹ́ táwọn ń ṣe wọ́n yọ wọ́n ẹ̀yìn ọlọ́mọdé ọ̀rọ̀ ti wọrí bẹ́ẹ̀ o torí pé níbi tí wọ́n ti yọ̀ yẹn yìí ibi tí ọ̀sáyà ti wá tún ṣe mẹ́rin ibi tọ́rọ àlùkìyàmọ̀lẹ̀ tó lágbà sínú sẹ́mọ̀ tó bá pé rú mọ́sálásí wa ló sí ìní lèyàn fẹ́ wọ mọ́sálásí ládá bíyàn tí wa e, mọ́sálásí wa padà sẹ́mọ̀ pé yọ́ lọ tó ara mú yóò sì padà wá tàlìkìyàmọ̀ òbí bẹ́ẹ̀ nọ́bá ti léèyàn padà ó padà yányánù làwọn àgbàlagbà lọ fi mọ́ pé ọlọ́mọ ṣe wá ní adọ́rùn-ún máa tọ́ ọlọ́jà mọ̀tọ́ látàyé ń yàn yìí káwá tẹ̀lé òtọ́ náà látàyé ń yìí kò fi wá wúlò fún wa ní ayé àti alìkèyàmà. torí náà bá a bá fẹ́ wá ti àtàrà bísínẹ́sì tá a fẹ́ kó pé bẹ̀rù ọlọ́run ó ti jẹ wá ń yà pé ó kírun lóòótọ́ ọgbà àwẹ̀ òsín lọ́hùn àmọ́ èyí ṣe tọ́ eléyìí wò pàtàkì jùlọ owó èlé inú tí ọlọ́wọ́ fọwọ́ kékeré mú táwa sì ń fọwọ́ tẹ̀tẹ̀rẹ́ mú òun lọ́rọ̀ interest òun lọ́rọ̀ ìwé bàbá kó mùsùlùmí mẹ́wàá kalẹ̀ nísìnyí bọ́yẹ̀ ọ̀kan láríkè tí ó gbà rí kọ́lẹ̀ lómi ò nídìí ẹ̀yìn gbà torí pé kò mọ implication tó ń sí ẹni tí ọgbà jẹ ní cooperative yọ gbà ń báńkì. kọ́dà àtún àtún àtún àtún fi fúrọ́ọ̀dù kún gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà e ńgbàjọba bá láwọn fẹ́ yáyàn lówó owó agric loan ẹni tí ò ní ebè èlé yóò gbìn nǹkan òun náà sì lọ fún wọn wèé bí iṣẹ́ pé òun gba agric loan ó sì ń kó bá kò lóko kan tí ó dá o àmọ́rú àǹfààní táwọn bàbá ẹ̀ máa mú fi kalẹ̀ lónìí yẹn ni ọlọ́run bá ní ọgbọ́ yọ tàwájú a. ọlọ́mọdé ọjọ́ pé nǹkan kéékèèké báyìí ni wọ́n wá torí ẹ̀ pààyàn ìṣe yìí gbé ń bọ̀ lọ ọ̀nà tiẹ̀ kọ́ ń bọ́yà yìí láìkì yá mà ọlọ́mọṣe wá bẹ̀ o. torí náà ẹ̀dá ẹja kọ́kọ́ mọ̀ èèwọ̀ ni kọ́dà kìí sí ìwọ̀ kékeré nínú ìsìlámù kí èèyàn gba interest àbí kó san interest. annabi jẹ́mi dayin wò ko sai sallallahu alaihi wasallam inna hadithu ji abdullah bin jabir radiyallahu anhuma tó gbà wá alimamu muslim qala rẹ̀ fún wa be ọlá nabi ní oní sallallahu alaihi wasallam jabir ní la'ana rasulullah sallallahu alaihi wasallam akila riba wa mukilahu wa katibahu wa shahidai ànábi ní bínú ọlọ́run kọ́ máa bá wọn mẹ́rin kan látara rìbá látara owó èlé ákìlà wú ẹni tí ń jẹ rìbá tí ń jowó èlé bàbá tí ń yá àyàn lówó ìyá oní kọpírẹ́tìfù èlé ọlọ́run níbi dandan ọlọ́run kọ́ máa bá gbogbo ẹni tí ń gba èlé wà mú kílàwú ẹni tó wọn jẹ àmóhun fún yẹn òun san ìwọ náà bọ́m̀bẹ̀ o lọ́dọ̀ ọlọ́run ànábì ló ń bẹ sallallahu alaihi wasallam ànábì látẹni tí ń jẹ àtẹni tí ń fún yẹn wákàtìbàwú akọ̀wé ilé bí wọ́n ti ń gba owó èlé ànábì níbi ní ọlọ́nkọ́ máa bá wà ṣáàrì ìdẹ́yìn ẹlẹ́rìí ẹ̀mí ọ facilitate ẹ̀ in whatever way pé èmi mo jẹ́ ó ṣeé ṣe èmi lẹ́lẹ́rìí ẹ̀mọ́ garanti yẹn ṣe òun garantọ̀ gbogbo ló fi ní ìfasilitétọ̀ gbogbo ẹni ọba fasilitéètì rìbá ànábì níbi dandan náà kọ́ máa bá sọ́nà náà ọ̀rọ̀ rìbá yìí lè débi pé ẹ̀lọ́ bá àwọn bàbá ìmáàmù ọjọ́ ti lọ wọn ó fi hàn yín bí ọwọ́ àánú àlùkùránì inú sọ́rọ́tò bàkọ́ra èmi láti bẹ̀rẹ̀ alukurani dé parí rẹ̀ èmi ọ̀bẹ rí bí tọ́lọ̀ ti ṣerú lórí yàrá olúwa ni bá a bá bí wọn bá ké fún yín pé kẹ ẹ má gbowó èlé ẹ má èlé tẹ ẹ bá gbà fàzànú biharbin min Allahi wa rasul. ajẹ́pẹ́ fẹ́ bọ́ lọ́wọ́ àtànẹ́bìjà fún ẹ lọ́mọ́ra kalẹ̀ táwọn atúbẹ̀ táwọn atúbẹ̀. tí pe gbogbo bógun bá yá bọ́lá wọn bá bá ọba bá òun jà níta alukóra yẹn ní nkọ̀rọ̀ rìbá o torí náà ẹ dákun ntí mo kọ́ fẹ́ kẹrin lẹ̀ ní pé ó tó gbé mùsùlùmí ẹja máa ń tà ń ṣe lọ́rọ̀ ẹ̀ eh, nàmbà fẹ́ àbí nàmbà ni ọ̀gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀mà títí dìsè bí ìgbà tó pé ń tí ọ̀lágbá inú ẹ̀sìn ni ọ̀lágbá tọ́lọ̀ ń fi ń pẹ́ ni tí ọba yọnu kú mẹ́ kó múra ọfẹ́ gbóhùn àtàlẹ́bí ọ̀jágun sallallahu alaihi wasallam ànábì fi ń pa tẹni tí ń gbà tẹni tí ń fún yẹn àti èmi ọ̀gbá èmi kàbá wọn kọ́ ni àti èmi ọ̀gbá èmi ọ̀kọ́ èmi ọ̀sán àmì mi mo jẹ́rìí rẹ̀ èmi mo so nídùú gbogbo wọn lè bínú ọlọ́wọ́n máa bá torí náà bí wọ́n bá bí wá látòní ẹ̀dákun ẹsẹ gidi ni o ni o ká máa gbowó èlé ká máa sanwó ìbéèrè tí wa nísìnyí ni pé éèpò láwa ṣe ń bi nàìjíríà dé fi ń gbéra mẹ́nu torí pọ̀pọ̀lọpọ̀ alájẹsẹ́kù wọn ń jẹ lónìí mo wá pẹ̀lú yọ̀ǹda àwọn chief imam inú mi dùn láti fún yín ro dùnú ọlọ́run fẹ́ràn àwa mùsùlùmí púpọ̀ ọlọ́run ò ní pé ẹ má nǹkan báyìí àbí kó fi nǹkan méjì tó dùn lọ́rọ́ pò àwa láyé fara balẹ̀ mo ní ẹ má jẹ bẹ́ẹ̀ ó ti pẹ́ títí se wá bẹ́ẹ̀ Ewu ìpìlẹ̀ ọmọ adama ìpìlẹ̀ gbogbo wa bàbá ńlá wa adama àlehi sọ̀rọ̀ tó kí lọ sọ wá dẹni tí ń dààmú lórí ayé látàrí àyè mọ gbígbọ́lọ̀ ń bá ní àmọ́ jẹ nǹkan kọ̀ ó sì ní lọ tó ti fi rọ́pò àmọ́ ni ó di wa lójú àníríyàn ìtàn táwọn ńgbà ọlọ́run dá bàbá ńlá wa ati aléhi sọláàtù àti wa wá ọgbà tó ṣe pé bá fẹ́ ń wá gbé ẹ̀jẹ̀lẹ̀ ẹ̀jẹ̀lẹ̀ ẹ̀jẹ̀lẹ̀ ẹ̀jẹ̀lẹ̀ sẹ́wọ̀n kó ńlá kẹ́yìn ó gbé ẹ̀jú ẹ̀yọ̀ kẹ́yìn kò ní da fún kọ́mọ gbé rẹ̀ ṣé èyàn lè jẹ́ ogbé rí ọ̀rẹ́ lè jẹ́ gbogbo ẹ̀. àpèjúwe tẹ́mi máa mú wa ní kékeré ọ̀rọ̀ oúnjẹ kó kúnnu mọ́sálásí wa yìí nísìn káwá pẹ̀tọ̀ ẹ̀ ẹ̀ bá wa fi agolo mílìkì kan ìkalẹ̀ mẹ́kọ́ mọ́dé o àìmọye mílìkì ní ntọ́yẹ fún làákẹ́ èèyàn ó ni pé kọ́lá kọfẹsẹ̀ gbá kọfẹsẹ̀ gbá méjì alákùnbá méjì alákùnbá ìdákùn gbàdìẹ̀jẹ̀ rí ọ gbẹ̀lẹ́ ọwọ́ awù mí bó ṣe kó làákẹ́ èèyàn ó bí ewu àmọ́ ṣètọ́ni lè jẹ ṣètọ́ni máa gba làákẹ́ èèyàn gbogbo ẹni lànàbí fi ní sọlọ ọsọlọ ẹnì kò ní ṣe zìnà kí máa ní òpìlà rẹ ẹnì kò ní jalè nígbà tí ń jalè lọ́wọ́ ni kí máa ní òṣègì ni òpìlà rẹ ṣètọ́ni tí ó ti fọwọ́ dín kankan ni. nínú títí ètò ni ọ̀fọwọ́ di làákàyè kò ní jẹ́yìn ó lè ronú reasonably nígbà tó lọ́n wá yìí adúrú gbogbo gi máa jẹ́ kan yìí ni wàá fẹ́ sí baba ńlá wa létí pé ẹ mọ̀ kú ẹ mọ̀ lẹ́mẹ̀ o igi ẹyọ yìí ní wí kò sí igi tó dùn tó lu náà lákòóbá. kéèyàn ó pé igi ibi ọgọ́rùn ẹgbẹ̀rún ọ̀kan lọ́wọ́ á ju gbogbo lọ. pé igi yìí bẹ́ẹ̀ bá gbà á gbogbo ìdá ń jẹ ẹ̀wọ̀n ẹ̀jì bí ti máa rí nù. ó sì tan bàbá ńlá wa títí àgbà léegi ó ti fẹnu lé lórí pé kò sí igi tó korò tó àmẹ́pọ̀ ọ̀bọ̀rọ̀ mọ́. ntọ́nà ń fẹ́ lò lára ọ̀nà ọlọ́sẹ̀lú àtẹ̀yìndẹ́ni tí ń ṣe wàhálà lórílẹ̀ ayé lónìí nígbà ṣètọ́ ni wá kó bá ọya tó máa gbà láyé ọ̀pọ̀lọpọ̀ wa là ń gbà láyé ó fi débi ọ̀rọ̀ ni mo ó ti máa rò nísìn ọmọ bú dé ẹ̀mọ́ dáná nàìjíríà kí ṣe ẹnìkan ọmọ ṣe ṣe tí ò islam ò ní gbé nǹkan kan wúlò fọmọ èèyàn yọ wá gbé kó mẹ àfi kó ti ṣe kíni kó fi ń tọ́ rọpò bó ti rí mu. ti ń dààmú wa kó jìnnà sí wa tí ò ní jẹ́ kí a máa rí ọgọ́rùn-ún gíga wá pé kó dùn ẹnu ẹ̀yọ̀ kẹ́tọ́lọ̀ ní ọ̀dà yìí nìkan ká gbowó èlé ká sanwó èlé wà láì kò dùn dẹ̀hùn pé mo tún sẹ́ wà láì ilé ọlọ́run mo wà yìí wà láì kò ṣe kíni kò dùn ẹni ọba ti jẹ kíkan rẹ̀ yìí ni ẹbí yóò sọ fún yín pé kò ṣe kíni kò dùn ṣètò ọ̀nì lójú ọ̀dà ìgbà tí ó dùn ó ojú wọlọ. ẹ̀yìn náà bí ẹ bá rìn kí kọ́nà alè rí ló sí wa yìí náà ẹ mọ̀ rí nà ká sí láwọn ìlú tá a mọ̀ pé ní bàbá yìí ti lówó rí báńkì rí bá báńkì tó gbà lọ́sọ̀ọ́ di ẹ̀dùn arìnlẹ̀ a làmọ̀ yìí ti ní rí àmọ́ tó gba kínní. kéèsì kan bẹ ní àìsíngbe Maiduguri gbogbo tó ti ń bá rántí rẹ̀ is a very pathetic case bàbá yìí. ọmọ ó ní hòtẹ́ẹ̀lì ní sì ń pawó rẹ̀ níwọ̀nba ń gbádùn olówó làwọn èèyàn mọ̀ sí bẹ̀ náà àwọn ṣètò ní èèyàn lọ́ba wa gbàgbà ẹ lè ẹ lè búùbù òtẹ́ẹ̀lì náà ẹ lè kọ́ swimming pool síbẹ̀ swimming pool wọn kó bá wà báyìí. owó ọmọ ọkàn gbówó ni kì í education rẹ̀ ọ̀dọ̀ títí bẹ́ẹ̀ wọ́n gbé onílọ́wọ́bọ̀ tó ń wò múra yìí ní onílọ́wọ́bọ̀ níbi báńkì ọba yìí fasilitéètì wọn pè mẹ́sì tọrọ bàbá bọ̀ gbogbo tó ní láyé ìjọ parun sínú torí ti padà bẹ̀rọ kéèsì wọ́n ṣe kéèsì wọn fọ́ almost twenty years gbogbo èyí tó kù náà gbé ohun sínú àdéhùn ọ̀gbìn dé ọ̀pàdánù gbogbo ẹ̀ náà ni ó lè wọ́n ọmọ báńkì kan ń dẹ́bìtì wọ́n kírẹ́dìtì wọ́n dẹ́bìtì wọ́n kírẹ́dìtì bàbá ọ̀wọ́ ọ̀mọ́ jẹ àmọ́ tí wọ́n ti mú ti tọwọ́ bọ ìwé bàbá tiẹ̀ wá mọ gbogbo eléyìí kọ́mọ́dà bí gbà gbé àsọ̀rọ̀ màdúgbò ni làwọn ẹja sọ̀rọ̀ tòsíwájú náà. ẹ̀rọ bẹ́ẹ̀ni kan wà lu àìjẹ́ òní mọ̀ fẹ́ nìkan ń jọba sanjọ́ bàbá ìyàwó tọ̀ àwọn ìfẹ́ kì í jẹ́sí máa kì í nítorí ọlọ́run yìí bàbá orí nígbà tí general Olusegun Ọbásanjọ́ wà ní olórí orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tó ṣe kán yìí láàrin 1999 to 2007 ṣẹ̀kún náà tó lọ lórí ọsọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà ń bẹ lẹ́yìn sìn tó ìpè ní àfi bí ṣètò ọ̀nì bá sì kọ̀ntínú láti máa fọwọ́ bójú wa láti máa fọwọ́ bò láká ìwà ìwà. Ọbásanjọ́ tí ò mọ àyà Kùránì gẹ̀ gbọ́lọ̀ ní èèyàn jẹ wọ́n bá yẹn jágun. Àmọ́ òun rí pé owó èlé kúrò odò. Ọwọ́ sọ̀rọ̀ jáde tí pépà gbé tí gbogbo ìròyìn gbé kí lọ́básanjọ́ wí. Pírẹsidẹ̀ntì Ọbásanjọ́ ní. e sọ̀rọ̀ yóò sì wà lórí ìjọba o èyí sọ̀rọ̀ wọ́n ní wọ́n ní pé ojú rẹ̀ tó sí ẹlábọ̀ ojú ẹnìkan lè tọrọ nàìjíríà kọjú olórí orílẹ̀-èdè ojú rẹ̀ tó ọlọ́run ní kí wọ́n fún un ní rẹ́kọ̀d nàìjíríà jẹ gbèsè gbèsè ṣe èló la yá ebi wọn là ń san lọ́dọọdún èló la san ẹ̀mọye tí ó kù yóò lè mọ ti múra. ó ní gbogbo rẹ́kọ̀dù tó wà nílẹ̀ ni pé gbogbo gbèsè nàìjíríà táàpá yáwó lọ́dọ̀ èbó was just five billion dollars bílíọ̀nù márùn-ún dọ́là owó ńláńlá nígbà náà o five billion dollars. òun wá ní òkè ọ̀dà òde ló dáa sàn nínú nínú five billion. wọ́n ní ah, lé ní èjì àti sanwó àti san twenty eight billion dollars no sorry àti san nbọ àti san sixteen yes sixteen dollars nbọ ọ̀rọ̀ twenty eight náà ọ̀rọ̀ téèyàn lè lórí nẹ́ẹ̀tì kọ́dà fi ọ̀tẹ̀ kó gbogbo rẹ̀ tí ó rí ni kò lábẹ́lé ọ̀rọ̀ olùwọ́n ni wọ́n lójú èlò. eleven àti bọ́bá bẹ́ẹ̀ ọba àti ọba ti òun náà ní sọ̀rọ̀ oníkan tí ní o ó ní all we borrowed was five billion dollars nígbà wọn sì gbé rẹ́kọ́ọ̀dù wá àti san sixteen billion níbo ni eleven yòókù lọ ọ̀rọ̀ òmòrí ni èdè ń jẹ́ lẹ́nu bàbá ní. And we are still being told that we owe $28 billion. dollars. Ibi 28 ti wọ́ bẹ̀rẹ̀. Olùn wa ní ah, ah, àwọn kí ní ìmọ̀ gbúrú, àyà 5, àìsàn 16. Àdúrú lẹ́gbùn làwọn jókòó ní ọ̀nà ah, àìjọ, eh, excuse me, sàjẹ̀tàn o. Kọ́dà wọn lókun 28 Ó pè lọ́ ẹ̀yin ẹlẹ́ twenty eight pọ̀ mọ́ nù a sì yá ìlú five sẹ́rí ńgbà tí Ọbásanjọ́ sọ̀rọ̀ débi tẹ́mọ̀ pé òun mọ̀rọ̀ kan gbé pamọ́ ọba bínú sọ nǹka sẹ́ńtẹ́ǹsì rẹ̀ ilé ìbò torí ẹni ọba fẹ́ lọ wá díẹ̀ pé sọ wí lóòótọ́ Ọbásanjọ́ bá ní if you ask me what the worst thing the worst thing in the world is I will say it is interest. Bí ẹ bá bínú pé kí ló burú jù kí ló korò jù láyé aburú tí ò jù lọ láyé tí ọ̀sán aburú tó jù lọ láyé yìí. Ǹjẹ́ ìwé ni pé interest yìí? Ẹ̀dá kan tọ́ba ẹ̀bá pò jẹ́ ló ti jáde ìwọ́n ò ní bẹ̀ wí ìwé ẹ̀ lọ. Ọ̀ya five ọ̀sẹ̀ sixteen wọ́n ló kú twenty eight ṣe eléyìn olódùn àbí ṣètọ́ ní ń tà wá wàlá ìṣètọ́ ní ń kò dùn tọ́lọ̀ ń bá wá ní àpò ń bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ dáadáa fún wa ni mo wá ní kò wá síbi tọ́lọ́wọ́ ti ní ẹ̀kọ́ ń bì yìí àbí kó sì ti yá fi ń tọ́ dáa tó dùn kò fi rọ́pò èyí ò làwọn kí làwọn jama wa al'amunu àbí al'amunu cooperatives òun ni wọ́n ní ká wá ṣàlàyé fúnra wa pé àti ẹmẹsẹ cooperative kí ni jẹ́ cooperative ìfọwọ́sowọ́pọ̀ àmì èéṣe tí rìbá ń débi ìfọwọ́sowọ́pọ̀ ìgbánilójúṣe jọ ìfọwọ́sowọ́pọ̀ ẹjá yọ rìbá kúrò cooperative dá ká fọwọ́sowọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọmọ wa béèrè sẹ́mọ̀ pé tí ọba yé èèyàn ntí ma wá di èmi lọ́rọ̀ ọmọ nàìjíríà ni pé n ta àmà á sì pa wà especially ọmọ yorùbá nígbà náà mí ṣe lè wọ́ọ̀kù ó béèrè wọ́ọ̀kù ebi ń wọ́ọ̀kù gan ajiwa ń bì gan lọ́dọ̀ àwọn alágbára nàìjíríà ní ti ń nàìjíríà yìí kí ọ̀dà báńkì kalẹ̀ fún mẹ́tàjì dírẹ́jà ẹgbẹ́ fún báwọn ni. àwọn ẹ̀fara ìbàlẹ̀ ẹ̀ béèrè bó bọ́bá ṣiṣẹ́ mẹ́ta èyí ṣe pé àlìjánà dára mẹ́ta fẹ́ wọ̀ ẹ̀yẹ ọ̀fẹ́ wọ̀ ni. bó o ní ọ̀rọ̀ ń tà ń wí yìí ẹ̀ṣẹ̀ báńkì ẹ̀ṣẹ̀ cooperative lọ́nà tí ò ní ní interest tí ò ní ní rìbánú ẹbí méjèèjì ló ti wọ́ọ̀kù mẹ́ka tọ́wọ́ọ̀kù London tó mọ́ mọ́ pé London ni mo yé ń dé ìbò èsì tí ò ní wọ́ọ̀kù ló sí tí ó wọ́ọ̀kù àwa láàbẹ̀rẹ̀ pé bó ní ti wọ́ torí bí mo ti wí òun bàbá ka lé ní èjì orílẹ̀-èdè ayé tí wọ́n ti ń serú táwọn wí lónìí ó ti fẹ́ tọ́gọ́n èyí sọ̀rọ̀ ọlẹ̀ mùsùlùmí nìkan London tí mo wí ní UK wọ́n ṣe ń Germany France US gbogbo àwọn ìlú èbó yìí South Africa ń tòsí wá ń bì yìí gbogbo ibi tí mùsùlùmí ò ju three percent five percent lọ ń wọ́ọ̀kù mẹ́rin ṣe tí ò ní wọ́ọ̀kù yẹn àbí ṣètò ọ́ nìyẹn ọ̀sá sí ìfẹ́ tá a rí ọlọ́kọ́mọ́ sàṣàánú wa èyí ò ní àárọ̀ àwọn elétò àlámúnà níta bára yìí sẹ́rí àwọn èèyàn méjì àlàyé ọmọ nàìjíríà fara balẹ̀ bí mo ti ní àtakò ní ọkọ̀ gbé kalẹ̀ pé gbogbo bó lè ṣe owó yẹn ọ̀tán náà kò ní tán ẹ̀yin ẹ béèrè pé èwo lọ́lọ́run ní a ṣe ká yọnu kó ń bin tí ọlọ́run ní a ṣe. ayé ẹyọ kan náà lọ́lọ́run fi dá wa lóhùn ní suratul Baqara yìí a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. olùwà ni wa ahallallahu bay'a wa harrama riba ọlọ́run ní ẹ̀mí òkè ẹ̀mẹ́sòwò àhàlàlọ́hu àlùbẹ́yà wàhárọ́mọ rìbá àmọ́ tí mo ṣe lé wọ̀lẹ̀lẹ́ a wá béèrè pé kí ni ìyàtọ̀ èlé àti kí ni àti òwò sẹ́ni bàbá ti máa ń ṣàṣìyí òun àti mọ̀ndínjẹ́ cooperative tọ́lọ́fẹ́ wa halallahu al-bay'a wa harrama ar-riba olùwà ni a mọ̀ sí léwo lẹ́tọ̀ ẹ̀sùn wo àmọ́ ìwọ̀n ni ẹ gbọ́dọ̀ jẹ rìbá ẹ gbọ́dọ̀ fún ìyàlówó èlé ẹ gbọ́dọ̀ gbà kí wá ní ìyàtọ̀ wọn. ìyàtọ̀ wọn ni pé bá a bá pè nǹkan ní òwò kí ní jáde níbi òwò èrè ẹsẹ̀ òun kí tún ní máa jáde níbi òwò ìsọ̀tì ẹwì ìyáwá ẹwì àhà islam ìṣẹ̀sì ẹ̀tàn ètí ń jẹ́ ni pé bá a bí kìíní kan bá ṣẹlẹ̀ ńgbà míì ó lè ṣe kíni ó lè má lè tó bó ti ó sì lè má lè rárá kódò ó lè bí ojú owó kú gbogbo ẹ̀ láwàá pé bó láàṣì tó bá ṣẹlẹ̀ ǹjẹ́ jẹ́ ìsìlámù tọ̀ ẹ wá pé kíni rìbá rìbá ni pé kọ̀ọ̀kan mi ẹ kò sí kíni kọ̀ọ̀kan mi ìbá àpòwò bọyá yìí níṣẹ́ kí wọ́n lọ́wọ́ gbàgbọ́ bá fojú ti ń bẹ̀ wọn ọ̀ọ́dà owó tèmi padà ó sì san kí ni ó sì san èlé rẹ̀. mo máa ń bá àwọn èèyàn lágbèjúwe tó rẹ́lò mi ṣètọ́ ń tán bí sìn yóò pé ẹ́ ìgbà tí mo fún báńkì lówó èyí báńkì náà fún òmi ṣòwò ní báńkì bá sì jèrè tí wọ́n sì pín mi náà nínú èrè kí ló burú ń bẹ́ẹ̀ ẹ̀ ọ́ kí ló burú káwá ṣàlàyé fún mọ̀ wá ibẹ̀ nìkan ní ìjọ tó lọ báńkì yìí azumi pé ńgbà tó kó 100,000 thousand rẹ àbí fifty thousand rẹ bó ti kó lẹ́ẹ̀gbì lórí káńtà tí wọ́n sì kà á ọlọ́mbọ́ sí wọ́n sì jẹ eh, stamp receive tàbí táwọn jẹ máa pa ìpẹ̀yìn ìdáná rẹ bá nà gbókè lónìí eré wúkú pàpàpàpàpà wọ́n bá palẹ̀ gbogbo owó ìwọ náà rí gbogbo tiẹ̀ náà. kọ̀ wọnú strong group mọ́ báńkì àwọn eh, ará bí ló ṣe gíní lọ palẹ̀ rẹ̀ mọ́ lọ àmọ́ ìwọ̀sáàdì léwe lọ́wọ́ pé ẹ̀kú ti ẹ̀tì tó lọ́wọ́ mi ọwọ́ padà wá lẹ́yìn oṣù méjì ọ̀fẹ́ wìdúrọ̀ owó tó kó sí báńkì ọwọ́ àdọ́dọ̀ kàṣíà kàṣíà wá wò wọ́n ní ó oh, déètì yóò báyìí lẹ́kọ́ yẹn wá òkè ẹ̀jọ̀ ẹ̀rí máníjà ọmọ nàìjíríà ṣe ẹ̀rí máníjà lásán tí wọ́n gbé òun kí ọkọ kọ́ tó gbé kí o báwo mo kó mú o ló kó mú ìtumọ̀ tó ń ni pé kọ̀ọ̀kan mi kò sí kí ni mi ẹ̀ṣọ́ ti o ẹni tí ìsọ́jì rẹ̀ ọ̀kan èrè rẹ̀ ọgbọ́dọ̀ kan ṣẹ̀rí àná ìtọ́lọ̀run nínú ẹ̀já gbọ́ ọlọ́run ọ̀gá mẹ́jẹ̀rẹ̀ àmọ́ ibi tó bá ti jèrè níjọ́ tí ìdàjejì rẹ̀ bá dé ọ̀gbọ́dọ̀ sá àbùsínú àbòsínú ntọ́lọ́n fi ayọ̀kú mẹ́ ntí ń jẹ́ àhàlọ́lọ́hu àlìbẹ̀yẹ ẹ̀yin yára ni mo fi ní ẹwí dáadáa lẹ́ẹ̀kan èrè àti kíni àti sọ́ọ̀tì gbogbo àdúrà wa ní kọ́lọ́ ọmọ ọjà máa bèrè àmọ́ súnà ọlọ́run ni pé méjèèjì ní máa wá èèyàn gbọ́dọ̀ máa wá pé ń bèrè bá dé yẹn pè mí títà kejì bá dé rí ń ń jẹ́ torí torí pé bọ́bá yìí béèrè ni níjọ́ tí báńkì ọ̀pọ̀lọpọ̀ báńkì náà ní máa báwọn òjèrè lọ́dún mi àbí ó yẹ kí wọn náà béèrè pé nínú ṣọ́ọ̀tì mélòó ń pè mí bẹ́ẹ̀ kí wọ́n pín ṣọ́tẹ́jì tiẹ̀ náà fún ọ nọ́ọ̀sì tiẹ̀ náà kan gba pàṣẹ́ńtẹ́jì tiẹ̀ ń bẹ́ẹ̀ olúwa ní mo ti gbé kalẹ̀ fún yín mo ti bẹ́kẹ̀ ṣe nù èyí ni ò ní má gbòsí wá torí náà ṣe gbogbo ohun tí cooperative Islam ń ṣe tí yàtọ̀ òun ni o òun làwọn àbá sọ ọmọ aláìsí bíi píríncípù kan wá máa pè ní alìgbónúmú bílgòrùmí wàlùkọ̀rọ̀ ajú bíbọ̀mọ́ àwọn ilé ìbò àwọn lọ́yà Abdulgani ẹ mọ̀ pé o sí ni mọ́lá Abdulgani wọn jẹ́wọ́ fún mi rí mo sì rí máìkì lọ́wọ́ mu náà àbí wọ́n lọ buhari bẹ́ẹ̀ rẹ́ǹtì rẹ̀ mo kí n kú oríire wàhálà inú àwọn ọmọ yín dáadáa tó pé wọ́n ń sojú mi dáadáa. inú wọn ni àfa àbẹ̀dá ni wa mo tó rí pé ń pè ní àfa ẹ̀sìn lọ́gbé lọ́ọ̀yà ni wàlá ìlọ ìkẹ́ pé ń bọ́ orí ojú mọ́lá àbẹ̀dá ni ọlọ́run ní ẹ ní àwọn ọmọ dáadáa the first time jẹ́ mi ó dò sí mi àmọ́ ìbáṣe mi pẹ̀lú àwọn ará òsì kọ́dà tá a ń bọ̀ àwọn èèyàn mi ń béèrè pé dọ́kà tó sì jìnnà tó torí bẹ́ẹ̀ ṣe rí wọ́n súnmọ́ mi pé àwọn ṣe bí eh, onílẹ̀gbẹ̀ẹ́ kìíní ó lóun ṣe bí lẹ́gbẹ̀ẹ́ gbọmọ. Mori àgẹ́rin lọ ajá àìdílé àìdílé. Ara àwọn ọmọ yìí dáadáa tí wọ́n rẹ̀pẹ̀sẹ̀ntì yìí náà òun ni mo pè lánàá mọ́lá Ibrahim Osi jẹ́dìmọ̀ náà Ibrahim Osi là máa ń pè ara ọmọ ìdáadáa náà ní tí wọ́n rẹpẹsẹ́ntì ìdáadáa wọ́n jágbó aṣojú dáadáa ni wọ́n fún wí pàdá ọmọlúwàbí ń lára wọn. òun ló wá wí fún mi lánàá pé wákàtí kan àbọ̀ ti tó wa mo rò fóun ti ní pẹ́ tọ́ra àpàdà rí pé wákàtí kan àbọ̀ tó. ó tó kú àbújá bẹ́ẹ̀ ebile ọ̀rọ̀ jí àwọn ọmọ yìí dáadáa ni wà láì sojú ìlú yìí dáadáa sàn iná dáadáa níjà padà sí ibú ibi tí mo ti yà yẹn ni pé yìí ń sọ òun ni a lè pè ní golden principle of business in Islam albunumu bilgurmi walharaju bildaman mo nílé ìbú àwọn àmọ́ pé benefit goes with damage and revenue follows liability benefit goes with damage and revenue follows liability ọmọ ẹ̀yà ni wọ́n èèyàn gbọ́dọ̀ yà wọ́n <laughs> benefit àti kíni àti damage revenue àti kíni liability ndé yẹn bá ti attempt àti yà wọ́n rìbá lọ fẹ́ gbà wọ́n. àwọn méjèèjì máa jọ lọ̀pọ̀ ni ibi èèyàn bá ti ń tẹ́wọ́ pé èèlò lè jẹ lórí ẹ̀ bá ń kó o gbọ́dọ̀ pèpè ara rẹ̀ pé tọ́ dídàkejì bá dé náà o mélòó tèmi ń bẹ́ẹ̀ ntọ́lọ́ntọ́ pé mo tẹ̀lé oúnjẹ gbé yẹn tí ó jẹ́ tí ó yẹ ní òfin lọ́dọ̀ ọlọ́run o. àmẹ́ rí pé ǹjẹ́ ọba lé nìkan ni ẹ wa kú ẹ mánéjà ọ̀tọ̀ ní tí mo gbowó mánéjà yìí èyí tí ó kọ náà lè gbà wọn. bó ti wá rí bí mo ṣe wí ní kékeré yìí torí ọjọ́ this principle tá a bá ti sọ òní kẹ́ máa jẹ́ kó jẹ́ the guiding principle fún wa gbogbo tá a bá ṣe ń cooperative wa a gbọ́dọ̀ ti structure in a way tí ó kéta fún kíni fún àti kíni mo pè àti revenue àti liability àti profit àti loss àti benefit àti damage. bẹ́yẹn bá ti àtẹ́mtì láti gbọ́kànlẹ̀ ní ọmọ ẹgbẹ̀ mi òní ìgbà kan ntọ́lọ́wọ́ fẹ́ lọ àbòsísì ni iwe náà ló mú nàìjíríà ìyá fáìfì dáàbí sẹ́gínì forty wa torí náà ìjọba nù aládàáni náà kọ́ àwọn examples tí wọ́n gbé bàbá ìjọhún ní gbogbo ẹjẹ ń wálẹ̀ yọ wálẹ̀ àdéhùn bẹnu àgbọrá ni pé yẹn máa kò lọọrù rìbá wà yóò rí lè sọdà kọ olúwa ní gbogbo ẹjẹ ń jẹun èlé tó rò pé òun yóò òòló ọlọ́wọ́ yọ àgbáríkà kò mẹ́. àwọn ọ̀nẹ́wà pọ̀ tó ipé ní àwọn àlùfáà àwọn ọlọ́gbọ́n àwọn olóye wọ́n wá ń tún bá wa dìvẹ́lọ́pù àwọn ọ̀nà yìí tí ó máa rọrùn tí ó máa bá dìgbà lóde mu gbogbo ní kù lábẹ́ pé kí ni revenue follows liability. ẹ wàá sọ bóyá bíi méjì àbí mẹ́ta péré nínú àwọn àwọn ń pè wọ́n ní the product àwọn product tá a lè lò bàbá fẹ́ ṣe islamic banking àbí islamic cooperatives oríṣiríṣi ọ̀nà ọ̀nà nílò inú àwọn ọ̀nà tá a máa ń lòdù tó gbajúmọ̀ jù òun lọ́nà partnership òun là ń pè ní equity based product àwọn product tó yẹ pé ní yóò necessitate kájọ di kíni kájọ di partners kájọ di alábàáṣiṣẹ́pọ̀ ara àwọn ọ̀nà yìí à ń pè kan ní mọ̀dọ́rọ̀bà à ń pè kan ní mọ̀ṣáraka. àti mùdọ́rọ́bà àti mùsáraka yìí a lè yà wọ́n sáà ìmọ̀ye ọ̀nà a mùdọ́rọ́bà mùkọ̀yádà a ní mùdọ́rọ́bà mùtòlákọ̀ a ní mùtànà pìsọ̀ ẹ mọ̀ wá béèrè yìí lọ́dọ̀ àwọn bàbá ìmọ̀ọ́mù lẹ́yìn <laughs> àmọ́ kí n sọ díẹ̀ díẹ̀ kọ́dà yóò jẹ́ kí mùsùlùmí ó tún máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó mọ̀ dúpẹ́ ju ètò mi sí yìí kò sí ẹ̀sìn tó ní gbogbo ń tàn wí yàtọ̀ fún Islam òdodo ni òun ni ẹ mẹ́ṣẹ̀ lẹ́ẹ̀kan yes I'm an advisor to the Central Bank of Nigeria lórí ọ̀rọ̀ báńkì tí ò lélẹ̀ nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ já ìsìnkú láwọn fẹ́ ṣe báńkì àwọn ẹlẹ́sìn kejì náà dìde pé àwa náà fẹ́ ṣe wọ́n bá ní wọ́n lọ mú náà ibi nìkan nínú ọ̀rọ̀ fún wa náà kọ́ fún wa náà ẹ̀ lọ àwọn wa náà wà láì nìkan ò ìlànà tìyín náà wà mo ò jẹ́rẹ́ nìkan mọ́nu èyí mo mo kò sí èyí wọ́n tún máa mú ní ẹ̀dùn gẹ́gẹ́ bí mùsùlùmí gbẹ́gbá alhamdulillah ǹjẹ́ náà tó tò mí sí ìmọ̀mọ̀ dúpẹ́ ara ọ̀nà yìí ni mùdọ́rọ́bà kí là ń pè ní mùdọ́rọ́bà òun ni ìbáṣepọ̀ partnership láàrin èèyàn méjì wọ́n lè wá ju méjì lọ́ngbà mi àmọ́ kéré parí wọ́n gbọ́dọ̀ pé kí ni ọgbọ̀dọ̀ pé méjì àwọn méjèèjì yìí bẹ́yẹn bá fẹ́ ṣe mọ̀gọ́rábà yóò wọ́ọ̀kù láàrin ẹnìkan tó lówó àtẹnìkejì tí ò ṣe gíní tí ò lówó sẹ́ríbẹ̀ yìí méjèèjì bá lówó ọ̀tọ̀ ní tẹ́ẹ̀sì à ń bọ̀ wá bìí yìí àmọ́ mọ̀gọ́rábà yìí ni pé olówó àtẹnitọ́ mẹsẹ̀ kan ṣe àmọ́ wọn ní gíní kò lówó pé a ah, èmi mẹsẹ̀ mọ̀kọ́ ọmọ mà mo àmọ́ kò sí eléyìí sì lówó òwúlẹ̀ kalẹ̀ síbì kan tí kàn ń gbébẹ̀ náà ní Islam wa introduce irú mọ̀dọ́rábà ìpè ẹ fọ́ọ̀mù partnership yóò wá jẹ́ pé sẹ́mọ̀ kébé wọn bá fọ́ọ̀mù partnership àṣà ní nǹkan kan tá a pè ní capital pé nta nta nta nta fẹ́ fi ṣòwò ní ẹni ó lówó òun náà ni ó gbé kalẹ̀. lápèjúwe bóyá ń tí iṣẹ́ tá a fẹ́ ṣe lẹ́wà ọjọ́ one million bàbá tó ní ten million tọ́kẹ́ wà ń bìkan yìí náà ó mú one million rẹ̀ a wa béèrè pé ẹnì kejì tẹ́ pé partner kí lòun contribute òun contribute kíni labour òun contribute iṣẹ́ bàbá tọ̀hún ò ní ṣiṣẹ́ òfin lówó ní iṣẹ́. àìmọye àwọn ọmọ tí bọ́yọ́ kọ́sẹ́ kan tí ò rí irinṣẹ́ kan rà àbí nǹkan kọ́dà àwọn iléeṣẹ́ ńláńlá tó pé ní wọ́n fẹ́ expand the business wọn wọ́n a máa lo mọ̀dọ́rà báyìí the the the the the principle tẹ́ sọ́kàn ni pé olówó méjì èsè mọ̀dọ́rà bá ta ni máa ṣe olówó àti kíni àti oníṣẹ́ tó pé òun lòun ò ṣiṣẹ́ àwọn ọwà wọn wà bẹ̀rẹ̀ inú àkọ́kọ́ òfin tí wọ́n gbọ́dọ̀ fẹnu kò lórí ẹ̀ tí òfin ní di jìbìtì tí Islam ọ̀fẹ́ kí wọ́n tó bẹ̀rẹ̀ bísínẹ́sì yìí lẹ́yìn ìgbà tí kápítà ti wà lẹ̀ wọ́n wà dúnàdúrà láàrin ara wọn pé any amount of profit tí kìíní yìí bá generate ìyẹn ni pé gbogbo èrè tí ń bá ń wá ó kéré ni o ọkọ̀ ni o bó láti máa pín wọ́n gbọ́dọ̀ ti yanjú yíyùn ohun tó bẹ̀rẹ̀ ọ̀dà gbogbo bí tí wọ́n bá ti ṣe eléyìí wọ́n ti kọ lòfin kì í ṣe pé gbogbo bá délẹ̀ tán lára máa gbé ya ẹ̀dá kan kìíní ìyá tán pé o kó wọ́n kéré o tó délẹ̀ lẹ́ẹ̀tì ní kíni lẹ́ẹ̀tì lágbèmẹ́ntì pé ọ̀dà sẹ̀rí àwa fún yín ní liberty kò restrict yín pé ẹ̀pẹ́ fifty fifty ẹ̀pẹ́ ní seventy thirty ẹ̀pẹ́ ní eighty twenty ẹ̀pẹ́ ní sixty forty ṣẹ̀rí àgbà yín láyé iṣẹ́ ẹ bá ti rí láàrin ara yín. níbo mí ẹ̀ lè wo pé a níbo pé ilẹ̀ máa ṣiṣẹ́ ẹ̀mí ọkàn gbowó kalẹ̀ ní ọ̀dà bí èrè bá jáde iṣẹ́ mọ̀ pé bí ọba ṣí owó tó tó ẹ̀ lórí iṣẹ́ iná ẹ̀ṣẹ́ èmi lèmi ọmọ gba sixty percent tẹ́ ẹ ṣiṣẹ́ mọ̀ gba forty percent ọba àmú bẹ́ẹ̀. bí ẹ bá ní dá mo fẹ́ ẹ̀ǹkáwà rẹ ní ìdíwọ́n ló tètè kó nù ẹ ò sí ọ̀dà yá ṣe ní in the reverse order èmi mo lówó lóòótọ́ àmọ́ forty percent èrè tó mi ìwọ tó o ṣiṣẹ́ ni ọmọ mú sixty kò burú gbogbo ń tẹ bá àgbèrè lé lórí ni kọ́dà àwọn míì ṣe ní twenty percent eighty percent ìgbé ìwọ tó ń máa kó twenty percent ń tèmi. èsì jẹ́bẹ̀ ń bò mí olówó ní òpè tí lòun ọgbà ó dìpẹ́ lórí irú circumstances business tí wọ́n fẹ́ ṣe. àmọ́ wọ́n gbọ́dọ̀ ti ṣe kí ni wọ́n gbọ́dọ̀ ti fẹnu kò lórí rẹ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́. gbogbo ọjọ́ tí wọ́n bá wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àdéhùn wà wá láàrin oṣù mẹ́fà láwà padà gbókòó láwo ìmúladé ni àbí láàrin ọdún kan ní wọ́n lè àgbèrè lórí yìí náà kìí ṣe dandan pé lẹ́yìn oṣù kan ni eh, lẹ́yìn oṣù mẹ́ta ni. bí wọ́n bá mú ọdún kan lápèjú ni ọrọ̀ torí pé ẹ̀mọ̀ pé bísíǹsì ń pilẹ̀ o lè má tètè ṣe dáadáa kódà àwọn ọba sì ní lẹ́yìn ọdún méjì láti wá wo bolade kò sì kọ́ láì láì. àmọ́sẹ̀ ẹ̀mọ̀ pé wọ́n ti àgbèrè kalẹ̀ gbogbo ọjọ́ tí wọ́n bá jókòó tí wọ́n bá analyze ẹ̀ pé à ń tà bẹ̀rẹ̀ bísíǹsì yìí is one million now lónìí yìí business wa yìí ti wọ́n bí 1.2 million èlò lérè two hundred thousand kí ni wọ́n pè é two hundred thousand yìí nù wọn ò ní fọwọ́ kẹ capital bàbá tó ní capital náà ló sì ní capital àmọ́ tí wọ́n máa pé gbogbo ìgbà tí wọ́n bá ń pé òun lèrè yìí èrè yìí ni wọ́n wá pé in the ratio tí wọ́n ti agree lórí ẹ̀ bàbá yìí pé fifty fifty wọn làwọn máa pín sẹ́mi pé wọ́n gba hundred thousand bàbá olówó náà gba hundred thousand wọ́n wá owó tó máa bá lọ bẹ́ẹ̀. ìdàkejì tá a wá wí nǹkan bá ṣẹlẹ̀ ńkọ́ ọ̀pẹ̀ ní sẹ̀rí ó ti là kalẹ̀ kò sí gbájú ẹ̀ ní Islam lókè owó di one point two lónìí àpín àtúndà one million sínú òwò mi à ń bá a lọ àmọ́ fáwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nígbà tá a padà sírò owó lọ́dún yìí nine hundred thousand ló kù ọ̀tí ẹ̀ ká ojú kíni ojú owó bó láàṣẹ ṣẹ̀ríà ní òǹkálukú yín yóò lù sí nǹkan contribute ni ẹ̀mí béèrè nǹkan mi mo rò pé ń gbọ́ mi yé tábà ló ń kálukú ń tọ́ contribute ní ó ajẹ́pẹ́ ní ó owó ní ó owó ẹ̀lọ́ kọntribútì iṣẹ́ tí wọ́n náà lùzì torí lè yé èyí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n bá nínú òfin mọ̀dọ́rọ́bà ni pé bó ń bá dí ẹ́ tani ọba ara the capital provider ẹni ó fi one million kalẹ̀ náà ni ọgbà pé one million ó ti di nine hundred thousand lómi ọmọ ajá eye òun nìkan náà wà ní bí agbègbè lọ́ọ̀sì òun nìkan kọ́ ọdún kan tí òṣìṣẹ́ yìí náà fi ṣiṣẹ́ òun náà ní gbàkọ́bọ̀ àmọ́ èèwọ̀ ní pé ń tẹ́yàn contribute kẹwa pé ní kó ṣe kíni ẹni kó lose ẹ gbọ́dọ̀ béèrè kọ́bọ̀ lọ́wọ́ òṣìṣẹ́ yìí ń tó contribute náà ni.